إن الحمد لله <clears throat> نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرجو فمن الله سبحانه وتعالى lórí ìdẹ̀ra àti pé ká péjọpọ̀ ní òní láti tún lè rawa kún nípa ìgbésí ayé annabi sallallahu alaihi wasallam ẹni tí a ń tẹ̀lé tí a búrò mọ́tẹ̀lé tó ṣe pé òun náà ni ẹ̀yìn rẹ̀ ní kẹ́nà rẹ̀ lè fi wà aljanna gbogbo ojú ọ̀nà tó yàtọ̀ sí ojú ọ̀nà annabi sallallahu alaihi wasallam so kò lè sí aljanna so ojú ọ̀nà rẹ̀ nìkan náà so alhamdulillah àti bẹ̀rẹ̀ sí ní wò tíra mukhtasar síra wa sírati ashabihi al'ashara ti alhafiz abdulghani ibn abdulwahid al-maqdisi so abala tó ní ṣe pẹ̀lú síra láìwá so a sì ti wo in tó jọmọ́ na sábà nabi sallallahu alaihi wasallam alhamdulillah so a sì ti gbìyànjú náà láti ha so ká gbìyànjú láti máa ṣe mọ̀ránjá rẹ̀ sódà ní fi gbàgbé so alhafiz abdulghani ibn abdulwahid al-maqdisi wọ́n ní ummuhu sallallahu alaihi wasallam wọ́n ní ìyá nabi sallallahu alaihi wasallam wọ́n ní wa ummu rasulillahi sallallahu alaihi wasallam wọ́n ní ìyá òjíṣẹ́ ọlọ́run ọba aminatu bintu wahabi so ó kọ ìyá nabi sallallahu alaihi wasallam òun náà ni amina so yóò fi yóò fi yé wa mistake táwọn yẹn máa ń ṣe so kí láwọn yẹn máa ń pè amina so amina láwọn máa ń pè so but amina ni so amina so lẹ́lẹ́rù mi máa ń pè jẹ so but amina ni so amina so bintu wahab so ọmọ wahab ibn abdi manaf ọmọ abdi manaf ibn zuhra ọmọ zuhra ibn kilab ọmọ kilab ẹ̀rí pé gbogbo àwọn tí wọ́n dákọ̀ àwọn ọkùnrin náà ni despite the fact pé obìnrin ni so torí pé láti ayédáyé ló ṣe pé yínta máa fi ń dárànmà ọkùnrin ni kìí sóbìnrin wọ́la mẹ́rin bá fẹ́ fi ìrìnà dá fóbìnrin dárànmà yóò padà dàrú ma lọ́wọ́ so kò sí eléyìí lọ fẹ́lẹ̀ ó wá bímọ wọn náà tó wá bímọ obìnrin tó tún wá lọ fẹ́lẹ̀ kò sí ẹ̀ nílé padà trace ẹ̀ mọ́ so but eléyìí nínú àwọn kata àwọn Quraysh náà tó wọ́n máa ń ṣe so gẹ́bí yóò ṣe so ibn Kilab ibn Murwa so ibn Ka'b ibn Lu'ay ibn Ghalib so ibo ló ti ibo ní ìran yìí ló ti so papọ̀ máa Nabi sallallahu alaihi wasallam ibn Kilab ta opinion mi ibn Abd Manaf okay so tàbá lọ́wọ́ ti abdulmanaf ta nabi sallallahu alaihi wasallam abdulmanaf ibn kilon ibn qusay abdulmanaf kilere ibn zuhra so usman kúkú lè jẹyàn kakana so kèsí abdulmanaf ne so kí wá ní báyìí ibn kilab so ibn kilab so so wá túnmọ̀ pé òun náà ṣe quraish náà ni ya eh, nabi sallallahu alaihi wasallam ṣe quraish ni bẹ́ẹ̀ torí pé tààlá sọ pé òun ni Quraysh Ghalib ni so Ghalib la sọ pé òun ni Quraysh ala al so àbí àbí tàtún ni lórí ra'yu kejì an so another nadr lórí ra'yu kejì lórí Quraysh asghar òun ni Qusay so Qusay so Quraysh náà ni ya nabi sallallahu alaihi wasallam so but gẹ́gẹ́ bí annabi sallallahu alaihi wasallam bóhun sì jẹ́ banu kí ni àwọn annabi banu so àwọn eléyìí jẹ́ banu zuhra so banu zuhra so banu zuhra ni ìyá nabi sallallahu alaihi wasallam so lè sọ banu zuhra so ẹni tó bá wá láti ìrìnàyàn mọ̀ pé ní az-zuhri so wá túnmọ̀ pé kílọ́kọ̀ rẹ̀ al-muhaddith so ibn shihab ṣe so túnmọ̀ pé bí tóun náà ti wá ní eh so al muhammad ibn muslim ibn shihab az-zuhri so pé bí ṣe ìran náà ti wá ní so tí a bá kàn rí Zuhuri. kò túnmọ̀ pé gbogbo ẹ̀ pé so banu zuhro ni but actually alimam ibn shihab so iná táwọn náà ti wá ní so iná tí wọ́n ti wá ní so ní tàbí mọ́ pé wọ́n ní a zuhri ni wọ́n so banu zuhro so kúrọ́ṣí eh, náà ni wọ́n so iná ìyá nabi sallallahu alaihi wasallam ó mít papọ̀ mẹ́yìnra bàbá nabi sallallahu alaihi wasallam ni ibn kilab so ibn kilab bàbá ẹlẹ́ẹ̀kọ́ ìlú nìyẹn ke fa. so bàbá ẹlẹ́ẹ̀kẹfà nìyẹn so bàbá ẹlẹ́ẹ̀kẹfà so ni wọ́n ti pàdé so eléyìí ó dẹ̀ jẹ́ àádá àwọn Quraysh ní pé so kí ní kẹtún wọ́n wà tó yẹ ká tún gbọ́n pa Quraysh yà sẹ́tẹ́ máa ń sọ Quraysh bí bà pé à ń sọ tribe tó tóbi so à ń sọ tribe tó tóbi òun náà tún wá ní àwọn tribe lábẹ́ rẹ̀ oye so Quraishi tribe tó tóbi gan ni oye òun náà tún wá ní àwọn kíni àwọn tribe orísìírísìí lábẹ́ rẹ̀ so yé báyìí so àti rí Banu Hashim àti Banu Zuhra Banu kí la tún wò nínú àwọn tàti dákọ̀ Banu Banu Umayya so àwọn ara wọn làwọn ti fá kí ló kọ́ ní ọ̀dọ̀tọ̀ ní tí wá umayya ibn abd shams so as àti saw, so umayya ibn abd shams so eh, bóòlù àwọn ṣe jẹ́ sí banu hashim so a sọ pé abd shams yẹn so òun ló jẹ́ kí ni ara ọmọ abd manaf so abd shams ló jẹ́ ọmọ abd manaf ok bó wá ní umayya sí jẹ́ sí hashim so cousin àwọn méjèèjì so umayya àti hashim cousin wọ́n jẹ́ síra wọn oye so umayya àti hashim cousin wọ́n jẹ́ síra wọn so wọ́n àwọn kan yóò ṣe pàtàkì kama wọn so àwọn banu zuhra ibẹ̀ ni ìyá Ànábì sallallahu alaihi wasallam ibẹ̀ ló ti wá so àwọn Quraysh eléyìí dẹ̀ gbajúmọ̀ pé wọ́n máa ń fi àwọn ah, máa ń fẹ́ra wọn láàrin àwọn torí tribe tó tóbi ni so tribe ló tó tóbi ni so so tó bá yí pé family yẹn náà tóbi tó bá wọn so èyàn lè fẹ́yàn family yẹn tó yí pé ó kọ̀kànkaná lè yàn ma jẹ́ so ilé ìmá ń ṣẹlẹ̀ kò sí tó burú mẹ́ nínú Islam so kò sí tó burú mẹ́ gbogbo àwọn èbó ò bá àgbé sáyẹ́nsì ayérayé wa so kò sí tó kàn wá so so in tó wọ́n kù wọ́n fẹ́ dákọ̀ wìládà nabi sallallahu alaihi wasallam bọ̀ sí bí ìgẹ́gẹ́ ló sà máa ń síwájú wìládà náà so wọ́n náà ni pé kí ni bóò ni bàbá nabi sallallahu alaihi wasallam bóò ló sì fẹ́ ìyá nabi so àwọn ahlu siyar wọ́n sọ pé Abdul Muttalib òun ló yan Amina fún Abdullah bàbá nabi sallallahu alaihi wasallam so nígbà tó wò pé ah ta ni ìran wo lòun lè fi ọta lòun lè fi ọmọ òun fẹ́ tó sì pé yóò wà láti ìran gidi wọ́n dẹ̀ sọ pé Amina ó wà nínú àwọn obìnrin Quraysh tó lọ́lá jùlọ kódà wọ́n ní òun ni obìnrin Quraysh tó lọ́lá jùlọ nígbà yẹn so bàbá nabi sallallahu alaihi wasallam bàbá bàbá nabi Abdul Muttalib so kí lápò kọ́ rẹ̀ Shayba so so bàbá bàbá nabi sallallahu alaihi wasallam Shayba ó wá mú Abdullah so wá mú lọ sọ́dọ̀ Wahb so Wahb yìí òun ni olórí Banu Zuhra ńgbà tí tí ó mú lọ so òun lórí tribe Banu Zuhra so wá mú lọ pé ọmọ òun kó fẹ́ ọmọ rẹ̀ ẹ̀yàn pé kí lọ́kọ̀ rẹ̀ olóyè máa fẹ́ kí ọmọ òun náà fẹ́ ọmọ olóyè náà so wọ́n sàwá mú lọ so oríṣiríṣi àwọn nǹkan ni wọ́n gbà wá nínú tàn in terms of uh, bàbá nabi sallallahu alaihi wasallam àti tó jọmọ́ abala so nínú nǹkan tí wọ́n sọ ní pé nabi jẹ́ nìkan tó rẹwà gẹ́ so tó rẹwà gẹ́ so wọ́n sì jẹ́ nìkan tó ga kódà ilé wọ́n fi ròyìn àwọn Quraysh generally ní pé ga so nípa àwọn Quraysh wọn ní pé wọ́n garada so bàbá nabi sallallahu alaihi wasallam so ó tún wá ní àwọn àwọn ìgbà wákàtán gbà wọ́n pé kò rílẹ̀ so kò rílẹ̀ so ìmí wọ́n sọ pé ẹnìkan wà nígbàtí bàbá nabi mú bàbá bàbá nabi Abdul Muttalib tó mú Abdullah lọ sí ọ̀dọ̀ wa ní pé bó ṣe rí obìnrin kan lọ́nà nù so kò rí jẹ́ Fatima kìníkan so ìgbà tí ó wá rí wá tó wá ní à tó wá ní à ní pé òun fẹ́ jẹ́ kó súnmọ́ òun ní kó bìnrin òun ní pé àtorí pé òun rí ma òun ní pé ó sà ní òun fẹ́ jẹ́ kó súnmọ́ wọ́n ní àárá òun wà pẹ̀lú bàbá òun báyìí òun rí súnmọ́ so ó sà wá lọ tó fi wá fẹ́ ìyá nabi sallallahu alaihi wasallam amina wọ́n ní lẹ́yìn ìgbà yẹn ní pé wá ó wá ní pé bàbá nabi wá tún lọ wá bá obìnrin yẹn pé à pé bóò ni pé òun ti fẹ́ dá lóhùn báyìí wá ní ara pé torí tó ń rí ọun òun rí mọ́lẹ̀ kan lójú rẹ̀ ni so àmọ́ sí òun ọ̀sẹ̀ kí ni òun ò rí so nígbé à ìmọ́lẹ̀ ti transfer oye so sára yẹn so gbogbo ilé ìsá nínú àwọn nǹkan tó ma ń sọ ni so bó nínú àwọn nǹkan tí àsáwọ̀ ọwọ́ jù òun ni sírọ̀ ní tẹ́fì nípa àwọn sófin láìfẹ́ mọ́ jókòó tí inú so àsáwọ̀ ọwọ́ sírọ̀ gan ní tẹ́fì àwọn wò nìyẹn pé àwọn tí wọ́n ní tó fọ́nì nìyẹn tẹba wo síra ibn ishaq bó yóò lè mọ́ jù ilé náà lọ ó lè mọ́ jù ilé lọ so àbí kó mọ́ jù ilé lọ ẹwà wà àwọn tán wá lẹ́yìn òun ọkọ̀ mùjálàdì méjì bó ní ẹni tó kọ́kọ́ síwájú òun kọ in tó kéré tó báyìí ìwọ tó wá wá lẹ́yìn lẹ́yìn ìwọ ló wá kọ mùjálàdì mẹ́ta sí méjì so gbogbo kí ní ìwọ̀n máa jẹ́ kí ẹ̀ wò pé ah so Ah, bàbá ànábì ló fi wá fẹ́ ah, ìyá ànábì so wọ́n ni wiladatuhu wọ́n ni bíbí ànábì sallallahu alaihi wasallam wọ́n ni wa wulida rasulullahi sallallahu alaihi wasallam bi makkata amal fil wọ́n ni wọ́n bí ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́wọ́ ba ní makka so wọ́n bí òjíṣẹ́ ọlọ́wọ́ ba ní makka orinlẹ̀ sẹ́rí mọ́kànilẹ̀ so mọ́kànilẹ̀ ok amul fiil so wunarinlẹ̀ fi ṣahari rọ̀bí'il awwal ha ibi tí lílẹ̀ilátẹ́yìn khalata minhu so tó má nílẹ̀ ìlàtẹ́ ní khalata minhu pé ọjọ́ méjì sẹ́ lọ́nà rẹ̀ sẹ́yìn mọ̀ rí ń bò mí tó khala minhu ó túnmọ̀ pé mọ́dọ̀ wà záhàbà so khala minhu pé eh, yaumani khala minhu o 20 yauman khala minhu so ní pé 20 days ti lọ́nù oṣù yẹn 20 yauman khala min shahr so ó túnmọ̀ pé 20 days ti lọ́nù shahri so yẹ́ mọ̀ rí inú àwọn tíra dada so laylatayn khalata minhu so túnmọ̀ pé ọjọ́ wo ni wọ́n sọ second so ní pé ọjọ́ méjì ti lọ so nínú nínú oṣù yẹn so àwọn sọ pé ìgbà tán bí annabi sallallahu alaihi wasallam ní kíni second di kíni Rabi'u Rabi'u al-awwal yawmal ithnayn ní ọjọ́ kíni ní ọjọ́ monday so ní ọjọ́ kíni ní ọjọ́ monday so lẹ́ẹ̀kan sí wọ́n bí òjíṣẹ́ Ọlọ́run ọba bí Makkah Makkah so amal fiil ní ọdún erin so àwọn alárúbáwá àwọn èyí sábà ní déètì àbí nǹkan tó ma fi so ita ma àwọn ìṣẹ̀lẹ̀ náà wọ́n bá fi ń dédé tí pé ọdún báyìí ọdún báyìí so ìṣẹ̀lẹ̀ gbákọ̀gbì tó ṣẹlẹ̀ so nígbà yẹn wọ́n ní àwọn irin tá sọ fún wa pé kí ló lórí wọn kí ló lórí àwọn tó Abraha so Abraha o wá láti ilẹ̀ Yemen so ó jẹ́ representative ọba ilẹ̀ Ethiopia so Najashi so so ní ọdún erin so báwọn sí ma báwọn sí ma pé àmà sẹ́yì àmà fíl gbogbo àwọn nǹkan táàmà fi ń de oṣù nìyẹn so táàmà fi ń de ọdún yẹn kódà ẹ̀yì rẹ̀lẹ̀ yìí náà nínú àwọn ràlẹ̀ràlẹ̀ Yorùbá náà kó tó wá di pé àwọn ìbò wá kó bá wa tán so ká ma wá gbárùkù ti táìmù ká ma gbárùkù ti gbàtán bíyàn ma kọ́ka rẹ̀ nínú àwọn nǹkan tó tí ìtìláfù ma pọ̀ ń bẹ̀ jù gan so ní ìgbàtán bí àwọn àfáàmì wúlìdá yawmal ithnain ẹ̀tùn ni rárá wàkílà wàkílà wà máa rí tí ó wà pọ̀ báyìí so but a Makkah eléyìí fi jawfi Makkah Ibn al-Qayyim sọ pé kò sí ikhtilafun pẹ̀lẹ̀ ní pé jawfu Makkah na ti bí annabi sallallahu alaihi wasallam so inú Makkah àárín Makkah kìí sí tẹ́tẹ́ tí ara so àárín Makkah gangan so kódà inú ilé Abdul àwọn ahlus mi sọ pé inú ilé Abdul Muttalib nabi sallallahu alaihi wasallam so fi shi'bi bani hashim so fi shi'bi bani hashim so ní agbègbè àwọn bani hashim so shi'b àyè tó wà láàrin àpáta méjì na ń pẹ̀rẹ̀ so àyè tó wà láàrin àpáta méjì so sha'bu láwọn èèyàn shi'bu ni so àyè tó wà láàrin àpáta méjì so shi'bi bani hashim ni wọ́n bí ànábì sallallahu alaihi wasallam sí nínú ilé abdul muttalib gẹ̀gẹ̀ so amal fiil àti ṣàlàyé so amal fiil fún wa kí lè rí kí láwọn ẹ̀rí pé ṣẹ́ráwọ̀ èyí tí ó sí èméjì ń pa rẹ̀ Makkah amul fil yawm al-ithnayn wọ́n bí ànábì ní Makkah wọ́n bí lọ́dún erin wọ́n bí lọ́jọ́ Monday sàwọn ilé kò sí ikhtilaf fún bẹ́ bọ̀ but òun náà òun so kí láwọn ẹ̀rí òun náà ni wípé uh, ọ̀nà ni wípé anábi sallallahu alaihi wasallam sọ níbi hadithi tó wà ní Tirmidhi hadithi yìí Qais ibn Makhrama òun so ó ní anábi sallallahu alaihi wasallam sọ pé wulid ó rárá Qais ibn Makhrama gangan sọ̀rọ̀ ó ní wulidtu ó ní wọ́n bí mi o ana èmi èmi Qais ibn Makhrama tí mo ń sọ̀rọ̀ wọ́n bí mi o ana wa rasulullahi àtòjísí ọlọ́run ọba amal fil wọ́n bí wa lọ́dún erin fanahnu lidan so àwọn méjèèjì wọ́n bí wa ń gbà kankan náà ni lidan òun ni àwọn tán bí ń gbà kankan náà so látara lidu àbí lidatun lidatun so lidatan lidan so bidoni tashdid so lidan so ìtumọ̀ tíríbù náà ni so àwọn tán bí ń gbà kankan náà ó ní wùlídná mawulidan wáhìdá wọ́n bí wọ́n gbà kankan náà so isnad yìí sì lálàáfíà sheikh nasiruddin albani wọ́n sọ haha rẹ̀ so wọ́n hasana rẹ̀ so wọ́n hasana rẹ̀ so ó túnmọ̀ pé ẹni yìí sọ pé wọ́n bí òun àti òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní kíni ní àmùl kíni ní àmùl fil so ẹ̀rí aláwọ̀kọ́ lélẹ̀ so ẹ̀rí aláwọ̀kọ́ pé wọ́n bí annabi sallallahu alaihi wasallam ní àmùl fil so ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì òun nìkan tó wà nù Eh, dalailun nubuwa ti al-Bayhaqi so ibn hajar na dákọrọ nínú al-Isaba fi tamyiz as-sahaba wani Uthman ibn Affan ó bí Qabath ibn Ashyam so ó bí Qabath ibn Ashyam so nínú àwọn sahaba ni ó bí pé anta akbaru am rasulullahi sallallahu alaihi wasallam ṣé wọ́n lo akbaru ṣé wọ́n lo tóbi ba qala rasulullahi akbaru minni ó ní òjísí ọlọ́run ọba ó tóbi jù mí lọ wa ana asannu minhu ṣùgbé mi dàgbà jù lọ ẹwẹ̀kọ́ so ẹwẹ̀kọ́ pẹ̀lú òjísí ọlọ́run ọba ó ní wulida rasulullahi sallallahu alaihi wasallama amal fiil wọ́n bí òjísí ọlọ́run wàwákọfàt bí ummi ala rawthil fiil èmi sì rántí pé ìyá mi gbé mi gbá àbí ó mú mi dó sí bí ibi ìrànlẹ̀rálẹ̀ àwọn erin yẹn ibi tí irúnrìnsì wọn so ní pé màmá tèmi mú mi gbá mọ́ rántí tó túnmọ̀ pé òun rántí pé òun ti wà láyé before kan wá tó bí wọ́n ti ó túnmọ̀ kan ti bí òun before kan tó bí anábi sallallahu alaihi wasallam so ó fi nílẹ̀ pé ti amul fili náà ó lálàáfíà so ó nílẹ̀ náà èyí tó wá kù báyìí ni pé fi shahri rabi'in al-awwal li laylataini khalata minhu so ní pé ọjọ́ oṣù wo gangan ni àti ọjọ́ wo wá bí anábi sallallahu alaihi wasallam so dábá padà lọ sí bí ah, síra ibn ishaq so ibn ishaq òun sọ pé ọjọ́ tí ń bí annabi sallallahu alaihi wasallam náà ni 12 rabi'ul awwal so ẹ ti rí tó fi gbajúmọ̀ báyìí pé 12 ló gbajúmọ̀ so torí pé ibn ishaq òun ló ṣe kíni òun ló sọ so ibn ishaq sọ pé wọ́n bí annabi sallallahu alaihi wasallam ní 12 rabi'ul awwal ẹ máa wọlé tí ah, al-hafiz abdul ghani ibn abdul wahid al-maqdisi tán sọ mí báyìí wọ́n ní kí làwọn sọ àwọn sọ pé kí ni second gini second Rabi' al-Awwal ewu la rọ̀bọ̀ tẹ̀sùn ọjọ́ sẹ́yìn gbọ́ second rí kí ni kí ni gbogbo àmọ́ gbọ́n gbogbo à 12 náà àwọn múlùdí ò ti ẹni já gbádùn so àwọn aládádálẹ̀ àwọn ẹni so kí ló bọ́rẹ̀ 2 but in reality second yìí gan rinlẹ̀ ju 12 lọ so second yìí gan ó ṣe kí ni ó rinlẹ̀ ju 12 lọ ẹ jẹ́ ká ọlọ́wà lè má jùmọ̀ kẹfì ìfún wa alamir kathir sọ nínú albidaya wa nihaya tí wọ́n afrọ́dà rẹ̀ tí wọ́n pè ní sírọ̀ nabi sallallahu alaihi wasallam ibn kathir sọ pé wa ab'ada a ó jìnà o bal akhta'a kódà ó sàṣìṣe o man qala ẹni tó bá sọ pé wulida yawmal jum'a wọ́n bí annabi lọ́jọ́ jima li sab'a asharata khalat min rabi'il awwal so kíni túmọ̀ yẹn pé 17 days lọ nínú kíni nínú rabi'il awwal so 17th of Rabi' awwal so naqalahu al-Hafiz ibn Dihya so al-Hafiz ibn Dihya gbà wá so o so Ibn Kathir sọ pé leyo ó jìnnà gan kódà àṣìṣe ni thumma al-jumhur Ibn Kathir wá sọ pé àwọn èyí tó pọ̀ jùlọ nínú àwọn olùmọ̀ ala anna dhalika ní pé ìgbàtán bí annabi sallallahu alaihi wasallam kana fi shahri Rabi'in al-awwal inú oṣù Rabi'in al-awwal ló jẹ́ faqila so ìbá olówá jẹ́ gangan o wọ́n sọ pé a lè latin khalata minhu ní pé òjò méjì ti lọ́nù rẹ̀ so túnmọ̀ pé second oye so ó wá fákọ̀ nǹkan tí kíni tí al-Hafiz al-Maqdisi sọ báyìí Ibn Kathir tí wọ́n sọ pé qalahu Ibn Abdil so second of Rabi'ul Awwal yìí òun ni Ibn Abdil Barr sọ fil isti'ab wọ́n ni wàrọwáhù alwákìdì alwákìdì sẹ́yìn láti alwákìdì so nínú àwọn àyíma almaghazi náà so àti dákọ̀ alwákìdì fún so ní pé alwákìdì náà gbáwa wọ́n ni wàkílà lè thaman kọláwù na minhu wọ́n àwọn mí tún sọ pé 8 of Rabi'ul Awwal ni ẹ dé mẹ́lẹ̀ so second Ibn Kathir kọ́kọ́ dákọ̀ second ó súnákọ̀ kíni ó súnákọ̀ 8 ó sọ pé 17 òun ò tẹ́ sí kíni òun ò wọlé ara so Ibn Kathir wa ó tẹ̀síwájú ní wa qila li thamanin khalawna minhu hakahu al-Humaydi an Ibn Hazm so Ibn Hazmi so yí tó ń mú ní ẹ̀ 8 so a wa naqala Ibn Abd so ni wa rawahu Malik wa Aqil wa Yunus ibn Yazid wa ghayruhum an az-Zuhri wọ́n ni nǹkan Muhammad ibn Muslim so ibn shihab az-zuhri nan so wani an muhammad ibn jubair ibn mut'im wani wa naqala ibn abd al-bar an ashab at-tarikh ní pé ibn abd al-bar náà gbà wá látọ̀dọ̀ àwọn onitan annahum sahahu ní pé 8 yi ni wọ́n ṣe kíni òun ni wọ́n authenticate so ní pé 8 yi ah òun ni wọ́n authenticate ní pé wa qata'a bihi al-hafiz al-kabir ó ní eléyìí gan wá ní al-Hafiz al-Kabir sọ pé òun lòdòdó Muhammad ibn Musa al-Khawarizmi ó ní wa rajjahahu al-Hafiz Abu al-Khitab ibn Dihya fi kitabihi at-Tanwir fi Mawlid al-Bashir so 8 ni ẹlẹ́kẹta wa qila li 'ashrin sọ̀rọ̀ ẹlẹ́kẹta oníkíní on the 10th khalawna minhu ní pé 10 day نقله ابن دحية ورواه ابن عساكر وعليكم السلام ورحمة الله so ورواه ابن عساكر so in ti ibn asakir in to wuna sikini in to wuna gbani so warawahu mujalid an sha'bi so ele o di elekelo bayi o di ọ̀rọ̀ elekelo elekelo wọ́n ní wàkílà li thintay asharata khalat minhu àwọn míì sì sọ pé 12th day ni nasso alayhi ibn ishaq so ibn ishaq ó ṣe kíni ó dákọ rẹ̀ but in reality ìgbà tí ibn ishaq dákọ rẹ̀ nínú sírọ̀ kò fi di kàkà sí so ibn ishaq kàkà sọ pé wọ́n bí ànábì ní kíni 12th of Rabi'ul Awwal so wọ́n kà sọ pé wọ́n bí ànábì ní 12th of Rabi'ul Awwal so kódà tẹ́bá wọ́n wo ẹ wo ẹ máa wọn kẹ́ so wọ́n ni èyí tán kọ́kọ́ sọ second àbí wọ́n ni ibn abdulbar ó sọ àbí so alwaqidi òun sọ nínú àwọn àìmà tán kọ́kọ́ síwájú tán kan pa Maghazini so kọ́lá òun náà tún fi ìsinájì sí ok second nìyẹn Eight wọ́n ni òun ni ibn hazmi gbà wọlé so òun ni az-zuhri gbà wọlé so òun ni abul khitab ibn dihya so ibn abdulbar sọ pé àwọn ahlu tarikh òun náà gbà wọlé tenth òun ni wọ́n gbà wá látọ̀dọ̀ Ash-Sha'bi twelfth òun gangan òtí ẹ̀wà ní ìsinadi Ibn Ishaq lọ sọ àwọn èèyàn ó sì gbégbà maulidi ní twelfth náà so ó túnmọ̀ pé twelfth yẹn gẹ́gẹ́ ní ó wíkì júnú gbogbo ẹ̀ so Ibn Kathir sọ pé wa hadha huwa al-mashhur inda al-jumhur wallahu a'lam so ní pé eléyìí tó ló gbajúmọ̀ jù lọ́dọ̀ àwọn jumhur ni so Ibn Kathir gan ṣe so Lori ọjọ́ kan so kódà tẹ bá wọ́n wo gbogbo àwọn opinion tó ń sọ yìí second eight tenth àti twelfth mo tún rántí ìsìnkàn ṣe rí tenth àti second Ibn Sa'd sọ nínú tabaqat tabaqat Ibn Sa'd nínú àwọn tíra alákọ̀ọ́kọ́ tó so ń pa sí ọ̀rọ̀ náà so nínú àwọn tíra alákọ̀ọ́kọ́ so tabaqat Ibn Sa'd òun náà dákọ̀ kíni tenth àti kini àti second so túnmọ̀ pé twelfth gan òun gan ló ṣe kí ni òun gan ni òun ní ìsinádì jù so òun gan ló fẹ́ wíkì jù torí pé Ibn Ishaq ló sọ so whereas Ibn Ishaq kò fi ìsinádì sí so yí so in tó sì wà láàrin Ibn Ishaq àti anabi sallallahu alaihi wasallam ó fẹ́ tó 200 years oye so àkírọkọ rẹ̀ eléyìí jẹ́ nípa nípa rẹ̀ báyìí so àwọn opinion tó wà nípa ọjọ́ tán bí anabi sallallahu alaihi wasallam ni wọ́n ni wà qala ba'duhum so yawm al-ithnayn so ilé a mẹ́rí fún pé anábi sallallahu alaihi wasallam pé kílé tó fi ma ń gbáwẹ̀ ọjọ́ monday so anábi ní kíni yawma wulidtu wa yawma bu'ithtu abinka bu'ithtu nabiyyan so ursila ni ṣe second ilé ìdá ní ma ń parí wọ́n ní al-Hafiz al-Maqdisi wá sọ pé wa qala ba'duhum wọ́n ní àwọn ẹlòmí wá sọ pé ba'da al-fil ní pé wọ́n bí annabi sallallahu alaihi wasallam lẹ́yìn ọdún erin bí 30 years lẹ́yìn ọdún àwọn ahlu siyar ma ń sọ ni pé lẹ́yìn 30 years tí ọba Negos tó jẹ ọba ọ̀yíṣẹ́ mọ̀ pé a sọ pé Najashi kan wà tí Abraha jẹ́ representative fún so wọ́n so instead of bad alfil bí àwọn mímọ̀ sọ pé no 30 years lẹ́yìn ìgbà tí ọba yẹn jẹ ọba ni kìí ṣe bad alfil wa qala ba'duhum àwọn mí sọ pé 40 aman so eléyìí náà tí ìjẹ́ ọba yẹn náà ma fi sí kìí ṣe fíìrìn gẹ́gẹ́ wọ́n ni wà sahih so wọ́n sọ pé èyí tó lálàáfíà annahu wulida amal fil ní pé wọ́n bí ànábì lọ́dún ẹni ni so èyí tó lálàáfíà ni so ní pé ọdún ẹni náà bí ànábì sallallahu alaihi wasallam so in tó jọmọ́ tarikh ṣe àwọn ìràhásọ́t wá ṣẹlẹ̀ kí ni a pé ìràhásọ́t so àwọn nǹkan tó jẹ́ àrísẹ́mà tó ṣẹlẹ̀ sánàbí before kíni before ká tó gbé dìde ní òjíṣẹ́ oye so ṣe àwọn àwọn ìràhásọ́t tó ṣẹlẹ̀ reality ni pé àwọn èèyàn narrate nǹkan tó pọ̀ gan bí báyìí but ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àlọ́ ni so àwọn míì ní ìbátan bá náà bí ó forí balẹ̀ wáyé ni so ní pé so ẹlòmíì ní ara pé bá ń ṣe bí Ànábì sallallahu alaihi wasallam àwọn Sufi gbogbo tán máa ń kà ní Maulidi nù so ní pé à ní pé ìbàtán bí báyìí pé Ànábì ń forí balẹ̀ bọ̀ wáyé ni so oríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so kọ́nà ẹyìn ka ọ̀rọ̀ kan fún wa bí wọ́n ní wọ́n ní wọ́n gbà wá so látọ̀dọ̀ wọ́n nínú Musnad Imam Ahmad àti Sunan darimi àti Tabaqat ibn Sa'd ní pé ok ara kìí sílé iná gbà wọn bẹ̀ ilé wọn gbà wọn nínú Dalail an-Nubuwwah ti al-Bayhaqi so Tarikh ti at-Tabari àti al-Bidaya wa Nihaya so Sira Ibn Kathir ni so wọ́n sọ pé wọ́n ni nígbàtán bí annabi o saqatat arba'u asharata shurufa min iwani Kisra wọ́n nígbàtán bí annabi sallallahu alaihi wasallam pé àwọn balkoni so àwọn balcony làwọn bí eh, tẹ́mbà kọ́ upstairs so bí tí wà tí ó tẹ́ ìrìn jáde síta wọ́n ní bí kílòkọ́ rẹ̀ so wọ́n ní bí ṣúrfà so bí 14 eh, so ló wó nínú mansion Kisra so wọ́n ní iná àwọn Májúsí wọ́n ní iná ń kú <laughs> wọ́n ní wal hadamatil kanais so wọ́n ní àwọn church tó wà láàrin bahiro. wọ́n ní ó ṣe kí ni wọ́n ní gbogbo ẹ̀ lówó so ẹ máa gbọ́ al-Mubarak fúrí wá sọ pé walaysa lahu isnadun thabit gbogbo tán sọ yóò ní isnad bọ̀ gbogbo tán ma ń kà fáwọn èèyàn ni so àwọn àsáwọ̀ wọnú sí rọ̀gẹ̀ walam yashhad lahu tarikh tilka al-umam àwọn history àwọn nations tí wọ́n sọ yóò jẹ́rìí sí pé nǹkan yẹn ṣẹlẹ̀ ma'a quwwati dawa'i tasjil gẹ́gbó sí pé in tó ní bùkátà pé kán dọkumẹ́ntì irú nǹkan báyẹn ó wà bọ̀ tí orí kán wá dọkumẹ́ntì ẹ̀ ó túnmà pé kò ṣẹlẹ̀ ni nǹkan ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbí ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbí ṣẹlẹ̀ so bóyá bí ní sìkí ẹ̀kẹ́ ah ní 2001 àwọn terrorist wọ́n America, lọ Amẹ́ríkà wọ́n wá gbé plane wọ́bẹ̀ wọ́n fi blow tó wà so ah, àwọn arẹ́nì kankan tó kọ́lẹ̀ pé ah nǹkan yẹn ṣẹlẹ̀ àwọn jẹ́ìlò gbà wá lẹ́yìn jẹ́ìlì pé nǹkan máa ṣẹlẹ̀ ah ó súnmọ́ pé rọ́lẹ̀ lé oye but ṣe irú nǹkan máa yẹn ṣe wọ́n kọ́lẹ̀ àbí wọ́n ní kọ́lẹ̀ wọ́n kọ́lẹ̀ wọ́n tún wọ́n á gbà so irú nǹkan àrísẹ̀mọ̀ báyìí náà

so lo, lọ sọ́dọ̀ àwọn kòrèṣì pé ah sẹ́yìn kòrèṣì kí ló ṣẹlẹ̀ so ní pé wọ́n wá sọ fún pé <laughs> wọ́n ni ah wọ́n ah, ti kala kálà ní yóò ah, wọ́n ni àwọn ọmọ pé wọ́n bímọ ni ní àwọn oníkà lọ wadi. so gbàtà wọ́n lọ wadi wọ́n ni ah wulida li Abdillah ní pé wọ́n bímọ fún Abdillah so gbàtà wọ́n wádìí tẹ́wọ́n ni ah ok pé kóhun lọ́mọ wọn nígbà tó rí báyìí ó dákú ni pé ah nabi yìí ni so gbogbo àwọn gbogbo àwọn ìràhásọ́ ti báyìí tágbà wá but èyí tó rinlẹ̀ èyí tó rinlẹ̀ so tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n bí annabi sallallahu alaihi wasallam eléyìí wọ́n a kílùkọ rẹ̀ ó wà nínú sahihul jami' ti Sheikh al-Albani so ó sì tún wà nínú silsilatu sahiha so bọ̀dẹ́jìn kan wọ́n riwayati yẹn so anabi sallallahu alaihi wasallam sọ pé ana da'watu abi ibrahim so èmi ni àdúwà bàbá mi ibrahim so tó tí Ọlọ́run bá sọ ní Qur'an pé wa ba'ath fihim rasulan minhum so wa bushra isa èmi ni ìròdùnú tí anabi isa fún àwọn èèyàn rẹ̀ so ní pé rasulun ya'ti min ba'di ismuhu ahmad na'am so wani wara'at ummi hina hamalat bi ìyá mi tún wá rí nígbà tó lóyún mi ka annahu kharaja minha nurun bí ìgbà pé ìmọ́lẹ̀ jáde lára rẹ̀ ada'at lahu ìmọ́lẹ̀ yẹn wá illuminate o kusura basra so àwọn kílọ̀kọ̀ rẹ̀ àwọn mansion basra so ìlú ìlú fẹ́ súnmọ́ kílọ̀kọ̀ rẹ̀ ló súnmọ́ ọ̀dọ̀ àwọn lárúbájú láti ilẹ̀ sham so wọ́n ti mọ̀ láti ayé ànábì sallallahu alaihi wasallam so àwọn àwọn kílò kọrẹ̀ àwọn persian wọ́n máa ń rí fàásí gẹ́ bí Basra so láyé ànábì sallallahu alaihi wasallam so bí zed eh, la ma ń pè so wọ́n ní min ardi sham nílẹ̀ sham nílẹ̀ àwọn Syria Palestine Jordan ogun so eléyìí nílẹ̀ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ riwaya ẹlẹ́kejì o wàrọ́ at ẹ máa gbọ́ aláwọ̀kọ́ yìí ẹ máa wọ́n o ní ìyá mi rí hina hamalat bí nígbà tó lóyún mi ka annahu kharaja minha bíbà kó jáde látara rẹ̀ nurun ìmẹ́lẹ̀ àwọn tún àwọn òkè nínú riwaya mẹ́wàá ni wara'at ummi fi manamiha ìyá mi rí lójú oorun rẹ̀ annahu kharaja min bayni rijliha ní pé ó jáde láàrin ẹsẹ̀ rẹ̀ sirajun ìmẹ́lẹ̀ ada'at lahu qusura sham ní pé ó tẹ̀mẹ́lẹ̀ gbogbo ah, sham àwọn mansion sham riwaya ẹlẹ́kejì nìyẹn so ẹ ma mọ̀ ẹgbọ́ ẹlẹ́kẹta ọ ẹlẹ́kẹta wá ní ra'at hi ummi ra'at ina wada'athu ok anna umma rasulallahi sallallahu alaihi wasallam ra'at hina wada'athu ní pé ìyá nabi sallallahu alaihi wasallam rí nígbà tó bí o nuron ìmẹ́lẹ̀ ada'at minhu qusuru qusuru sham ní pé àwọn mountains eh, àwọn tí ó kọ̀ fortress sham ní pé ó sì kí ó tàn mẹ́lẹ̀ látara rẹ̀ ẹ̀rí difference nínú àwọn riwaya yìí aláwọ̀kọ́ sọ pé ó jáde so nígbà tó ṣe kíni nígbà tó lóyún àbí ẹlẹ́ẹ̀kejì sọ pé ó ní pé ó rí lójú àlá ẹlẹ́ẹ̀kẹta sọ pé nígbà tó fẹ́ ṣe kíni nígbà tó fẹ́ bí òun so but in reality èyí táwọn àfáà ṣe tahqiq rẹ̀ òun náà ni wípé nígbà tí Ànábì lóyún ní ojú àlá dẹ̀ but èyàn lè rí wọn dákọrin nú tíra mi pé ah so níbà àwọn Sufi fi sọ pé ṣe bá ń sọ fún wọn pé mọ́ lẹ́là nábi ṣe pé Allahu nuru samawati wal ard mathalu nurihi nurihi nuru wa nábi ni so gbogbo tefsiri táwọn fún ni so pọ́lá àwọn tún ma fi àdíti torí àsáwọ̀ wọn pọ̀nù sí rọ̀gán so àwọn ma fi gbéra wọn lẹ́yìn so wọ́n ma fi gbéra lẹ́yìn pé ìmálẹ̀ tó dẹ̀ tún ma ń bí yìí ma'anawi ni reality so ní pé a ah, nípa nábi ó jẹ ìmálẹ̀ fún wọn so ní pé tí ó tọ́ wọn sọ́nà so tí ó tọ́ wọn sọ́nà so torí pé wọ́n máa ń rí sáàmù ń bà yẹn bí gẹ́bà sí máa rí amẹ́ríkà lónìí so gan tó sí máa rí sáàmù nìyẹn gbà yẹn so bá sí máa bá náà sí máa rí ah kí láwọn amẹ́ríkà gbogbo bá sì gba islam lẹ́ẹ̀kẹ́ náà akànwá lọ gbógun tàwọn kò fèrí yòókù ni oye so bá sí máa rí amẹ́ríkà lónìí gẹ́gẹ́ bẹ̀rẹ̀ náà wọ́n sí máa rí sáàmù gbà yẹn torí pé kílòkọ rẹ̀ Persian Empire nìyẹn gbà yẹn so in ta n sọ àwọn romans ni wọ́n so àwọn rome àwọn empire àwọn rome gbogbo àwọn tama táwọn rome ma ń ròyìn ẹ̀yin náà ma empire bó ṣe bó ṣe fẹ̀ tó so bá ṣe ma bá ṣe ma rí america lónìí bó ṣe rí nìyẹn so yìí tó fi wá bẹ́ẹ̀ nìyẹn so kò jẹ́ bó ṣe jẹ́ nípa nínú àwọn nǹkan táwọn èèyàn tó ma ń sọ òun ni pé ìgbà tán bí ànábì wọ́n ti dábẹ́ fún látàlùkì yàmà kó tó dáyé <laughs> so ní pé gbogbo àwọn kàtí ìwọ̀n ìrìtàn dágbọnú àwọn tíra sí rọ̀ náà so gbogbo àwọn kìíní ìṣẹ́rí ṣẹ́rí nínú tó léwu jù ní pé kíyàn jẹ kó ń bídí àmọ́ kàsírọ̀ fi sẹ̀rí fún yàn gbogbo nǹkan ní òrí ní òrí so àṣí in reality ṣe wọ́n ti dábẹ́ fà sallallahu alaihi wasallam àṣíwájú kó tó di pé ànábi sallallahu alaihi wasallam kó tó di pé e. so al-Imam Ibn Qayyim ta'ala àyè méjìlá lẹ́yìn ní kọ́mì ti sọ ewu ní kí n mú méjì so wọ́n sọ nínú zadul ma'ad wọ́n sọ nínú tuhfatul mawlud so wọ́n sọ ẹ́yíkáwò ti zadul ma'ad so ti zadul ma'ad o ikhtisar wọn bẹ tí tuhfatul mawlud ìmọ̀sẹ̀ wá sí ikhtisar wọn so wọ́n ni faslun fi khitanihi sallallahu alaihi wasallam wọ́n ni abala

so wọ́n gba àwọn àdíìsì wá ń bẹ̀ tí ò rinlẹ̀ àdíìsì sí pọ̀ tán máa ń kà gan pé wọ́n ti dábẹ́ fà nẹ́bì kóhun tó dáyé so wọ́n ti dábẹ́ fà nẹ́bì so ẹkàjẹ́ ní sọ sọmìnì nǹkan tí Ibn sọ Ibn wọ́n sọ pé sẹ́rí kìíní yìí gẹn ní pé kan ti dábẹ́ fún yẹn yìí kìí ṣe nǹkan táwọn alábá máa ń rí sí mọ́dẹ̀hù wọ́n máa ń rí sí dẹ́mù ni so kìí ṣe nǹkan kọ́lá ó mú orin Imrul Qays wá so kèèsì nǹkan táwọn alárùbá ma ń rí sí madahu nǹkan tá ma ń rí sí gini tá ma ń rí sí zammu ni kódà wọn ló tá ma ń pè òun náà ma ń pè ní al-aklaf so ẹntá ti dábẹ́ fún so ìgbà tán fi bí báyìí wọ́n ti dábẹ́ fún so àwọn alárùbá wò kí ń rí so Ibn Qayyim sọ pé àwọn alárùbá wò kí ń rí kíní sí nǹkan bí kíní sí nǹkan ẹ̀yìn so wọ́n ma ń rí sí zammu ni aláwọ̀kọ́ nìyẹn so yàtọ̀ sí pé àwọn hadithi tó wá ń bẹ̀ mawdu' ni wọ́n so da'if ni wọ́n so ẹlẹ́kejì ni pé àwọn lárúbáwá gan òkín rí kìíní ìsìn kẹyìn so aláwọ̀kọ́ nìyẹn so ẹlẹ́kejì tún wá ní pé eléyìí ò sínú nǹkan tí ó dá sálẹ̀ sáfà nẹ́bì nìkan nínú àwọn agadá ìmọ̀ ìbìnà kọ́yìn sọ ni so nínú sọmrì inú Tuhfa àti Zadul Ma'ad so eléyìí ò tún sínú nǹkan tó dá sálẹ̀ sáfà nẹ́bì sallallahu alaihi wasallam nìkan nígbẹ́lòmí wà tí wọ́n bí tó yẹ pé in tí wọ́n nídìí láti circumcise ò ní pọ̀ rárá so kò ní pọ̀ rárá ẹlòmí kò sí ní ìdíkan circumcise kankanmá bẹ́yìn ọba fẹ́ kó bá lókù so so kí lókọ́ rẹ̀ alẹ́mìkọ́ ìlú sọ pé kò ṣe kí ni kìí ṣe nínú àwọn nǹkan tó dáta rẹ̀ sáfà nẹ́bì so kìí sì ṣe alẹ́mìkọ́ yìí nìkan ló sọ ilé so kìí ṣe alẹ́mìkọ́ yìí nìkan ló sọ ilé so ẹlẹ́kẹta tún wá ni pé ẹ̀rì pé nínú àwọn nǹkan tọ́lọ́ ọba fi nínú tafsir pé eh, wà ìdìbìtálá ibrahima rabbuhu bi kalimatin fa so àwọn afa ma ṣe tafsiri rẹ̀ pé nínú àwọn tafsiri tó ma ń fún ni pé ní pé in tó pé yẹn ó ní pé kó dábẹ́ nínú àwọn kalimati t'Ọlọ́run bá fi dán wò ó náà ni pé kó dábẹ́ so wọ́n sọ pé in tó wá jẹ́ nǹkan báyìí tánà bí so tó ṣe pé nínú bóòlù ṣe wá ṣe pé òun ni Ọlọ́run bá subhanahu wa ta'ala wa deprive annabi rẹ̀ ọ̀yẹ́ so gbogbo àwọn so ẹ̀yìn wọ́n rí pé ìgbà míwà táwọn ẹlòmí fẹ́ wọ́n fẹ́ rò báwọn fẹ́ yí ànẹ́bì ní pẹ̀lú ká máa parọ́ but at the end of the day nàkídù ní tàgbà lérò ní wà máa ṣẹlẹ̀ so ìnàkídù ní lérò ní wà ṣẹlẹ̀ so ẹlẹ́kejì alẹ́mìnàkọ́yìn thani annahu khutina sallallahu alayhi wa sallam yawma shaqqa qalbahu al so wani ẹ̀rọ ẹlẹ́kejì ni pé ìgbà tí wọ́n circumcise ẹ̀ ní ọjọ́ tí wọ́n láàyà nẹ́bì sallallahu alaihi wasallam ọjọ́ tí màláìkà láàyà nẹ́bì à ń bọ̀ wá sí ilé insha Allah so ní pé ọjọ́ tí wọ́n láàyà nẹ́bì sallallahu so tọ́lọ̀ bá ń sọ pé alam nashrah laka sadrak so so kò ní so alimẹ́bì nù kọ́yìn sọ pé wà hadithu àwọn àdíìtù pé shakul eh, malaku ah, qalbahu sallallahu alaihi wasallam qurru ya min wujuhin muta'addidatin marfu'an ila nabi sallallahu alaihi wasallam wa laysa fi shay'in minha so wani àwọn àdíìtì tó wá pé wọ́n la àyà nabi jibril ní pé ní pé Jibril dábẹ́ fà nábi illa fi hadha al-hadith àyàfi hadith ilé ìtọ́jẹ́ da'ifi so túnmọ̀ pé òun náà sí kíni òun náà rìn lẹ̀ al-qawlu thalith ọ̀rọ̀ rẹ̀ kẹta anna jaddahu ní pé grandfather nabi sallallahu alaihi wasallam Abdul Muttalib khotanahu ní pé òun ló dábẹ́ fà nábi yawma sabi'ihi ní pé wọ́n láwọ́ tún sí àṣìjẹ́ fún ànábì sallallahu alaihi wasallam àpèjẹ́ jàrí so ní pé àpèjẹ́ kíyàn ó pà so Allahu musta'an so tí wọ́n pè àwọn èèyàn kan wá sí kí nìkan wá jẹun wọ́n ní wasamahu muhammadan so ní pé Abdul Muttalib náà wọn náà ló tún sọ muhammad sọ̀rọ̀ Al-Imam Ibn Qayyim so Al-Imam Ibn Qayyim wọ́n sọ pé níbi eléyìí pé ah, nípa pé eléyìí ló correct you ní pé a ní pé ọ̀rọ̀ yìí ní pé kò ní ìdíkí ẹmọ dàmọ́ ara yàn kódà wọ́n tún mú àwọn èèyàn tó ṣe ẹ̀tìláàfù aláyé ìgbà tí wọ́n tán kọ tíra tán fi ń ṣe rúrú dáwọn ní pé lèyìn náà lórí the same thing Ibn kafir. the same thing Ibn Hajar the same thing Ibn Hazm àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àfá ní baba bàbá grandfather ẹ̀ ló ṣe khitani fún so torí pé kò in normally táwọn lárúbáwá ti máa ń ṣe ni so nínú àwọn ìtàn ah, bá Nabi Ibrahim lórí ẹ̀ tí wọ́n ma ń ṣe ni so kò yí sí nǹkan tó wá lọ fà báyìí lọ títí so ẹni pé grandfather Nabi sallallahu alaihi wasallam ní kò ti ṣe fún so eré ìlú jẹ nípa ọ̀rọ̀ pé ṣé wọ́n ti bí Nabi sallallahu alaihi wasallam lẹ́ni tó ti dábẹ́ fún ni àbí àbí kílùkọ rẹ̀ àbí báwo ló ṣe jẹ́ so nǹkan ọ̀kan tó tún kù tí a kàn wò òun ni pé táìmù wo gangan náà tún bí Nabi sallallahu alaihi wasallam so time, wo Nabi bí Nabi so time wo ni wọ́n bí annabi sallallahu alaihi wasallam so ó wá níbi àwọn ìgbàwà mi pé but gbogbo àwọn ìgbàwà yìí náà la yaslamu min al-maqal kò bọ́nú pé ó láwọn ayẹ díẹ̀díẹ̀ so ní pé wọ́n bí annabi sallallahu alaihi wasallam pẹ̀lú tulu'il fajri so ní pé wọ́n bí annabi sallallahu alaihi wasallam pẹ̀lú tulu'il fajri ní pé alfajari yíyọ ni wọ́n bí annabi sallallahu alaihi wasallam so ilé àwọn àwọn àwọn kútùbù síyàrì ni àwọn míì sì sọ pé wọ́n gbà wá látọ̀dọ̀ Sa'id ibn al-Musayyib ní pé wọ́n bí annabi sallallahu alaihi wasallam ní zuhur nígbà tí òòrùn wà ní àtàrí jùlọ ìgbà yẹn bí annabi sallallahu alaihi wasallam so ní pé wọ́n bí annabi sallallahu alaihi wasallam àwọn míì gbà pé wọ́n bí annabi ní ìgbà tí fajr rẹ̀ ni so àwọn míì fi ó ní túmọ̀ metaphorica pé ní pé annabi sallallahu alaihi wasallam ó bó ṣe jáde yẹn ìmálẹ̀ náà ló jẹ́ sí gbogbo ayé so àmì sin ara Sa'id ibn musayyib wọ́n ní wọ́n bí ní zuhri so wọ́n bí annabi sallallahu alaihi wasallam ní zuhri so ala kulli hal àwọn nǹkan tó wá nípa bíbí annabi sallallahu alaihi wasallam lè ẹjẹ́ ká wo wafatu walidi rasulillahi sallallahu alaihi wasallam wa ummihi wa jaddi wọ́n ní wa mata abuhu abdullahi ibn abdulmuttalib wọ́n ní wọ́n bí ẹni ní pé bàbá rẹ̀ abdullahi ibn abdulmuttalib ní kókó wa rasulullahi sallallahu alaihi wasallam ojúṣe rán ọba qad ata lahu thamaniyatu wa ishiruna shahran nígbà anábi ti pé 28 months so nígbàtí bàbá rẹ̀ kú eléyìí ò lálàáfíà so eléyìí kọ́ ló lálàáfíà jùlọ so èyí tó pọ̀jù táwọn àwọn àfáà sí yàrù ma ń sọ ni pé ní pé ní lẹ́yìn bà tí bàbá Ànábì sallallahu alaihi wasallam tó fẹ́ ìyá rẹ̀ tán Amina ní pé kò lò ju 5 days lọ pẹ̀lú rẹ̀ so tó fi wá gbéra pé tó fẹ́ sí ìrìnàjò lọ Sham torí pé agbàgbé láti sọ nǹkan nígbà tán sọ̀rọ̀ Hashim sẹ́rí Hashim bàbá bàbá nabi sallallahu alaihi so òun ló gbé ìrìnàjò méjì kalẹ̀ tí a pé Hashim a sọ pé nínú àwọn tó tún fún Quraysh ló kọ́ so òun ló gbé ìrìnàjò ṣìtá àti ṣọ́ìfù kalẹ̀ fáwọn Quraysh so tán máa ń ṣe so wọ́n ó ṣe lọ sí Sham wọ́n tún ṣe lọ sí kíni wọ́n ó ṣe lọ sí Yemen so náà lọ́lọ́wọ́ bá fi sọ pé lè ìláfi lè ìláfi Quraysh ìláfi himri hata shita'i was-sayf so ó sì kọ́lá ó wá lẹ́yìn eh, suratul fíìlì náà so wá lẹ́yìn fíìl so kọ́lá àwọn afá ma ń sọ pé ta'alluqu láàmù jar wa so ní pé ta'alluqu rẹ̀ so òun ni ending kílọ̀kọ̀ rẹ̀ ending ti suratul fi'il so faja'alahum ka'asfin ma'kulin li ilafi quraish so ye so rí pé jar wa majrur ó gbọ́dọ̀ ní nǹkan tó so papọ̀ mọ́ àbí so gbọ́dọ̀ ní fi'l àbí nǹkan tó ṣiṣẹ́ fi'l so ẹ wá rí lè wá bẹ̀rẹ̀ li ilafi quraish oye so kí ló so papọ̀ mọ́ so àwọn afá sọ pé àwọn tafsir mi sọ pé ara so ní pé kìí ṣe muqaddar ní pé n tó so papọ̀ mọ́ ní ìgbẹ̀yìn suratul fi so ala kulli hal Hashim yìí òun ló ṣe kíni òun ló dá johnny tó máa ń ṣe ní winter àti summer kalẹ̀ so johnny yìí wá ní Abdullah wá lọ so wọ́n sọ pé gbà tó wà lọ́nà tó ti ń lọ so ó bẹ́ ó so ó so nígbà tó wá rẹ̀ ó wá wò pé wò kóhun ya kóhun fẹ́ kan ya Medina tẹ́ bá padà lọ síbi mápàlá ọkọ̀ta ṣe yìn mápàlá ọkọ̀ ẹ́ rí pé Makkah òun wà mọ́ southern ju medina lọ so but àbí àárín middle àárín ibi àná ní méjì wà oye so bá ẹ̀rí pé medina wọ́n kọ́kọ́ kàn before kan tó lọ kan sham sẹ́tìrì so ẹ̀rí pé makka so medina so jizan òun wà ní òun border yemen báyìí oye so medina wọ́n kọ́kọ́ kàn so ìgbà tó wọ́n ń lọ so wọ́n pé kóhun lọ kó fẹ́ kan ya Medina so wọ́n á ní láàrin pó fẹ́ lọ ó fẹ́ ya Medina ìlọ́wà so láàrin pé wọn ò tí bí Ànábì sallallahu alaihi wasallam so láàrin so ó túnmọ̀ pípọ́lá kò tí ẹ mọ̀ pé ìyá òun ò ti lóyún so tó bá yẹ pé lórí eré ìlagbà pé ó tẹ̀sùn jù so kò tí mọ̀ pé ìyàwó òun gan ti lóyún Ànábì sallallahu alaihi wasallam so ah but eré ìlà àwọn afá sí ọ̀rọ̀ máa ń fi sí àwọn afá sí àtúnná máa ń fi sí sí ọ̀rọ̀ wọn náà máa ń sọ pé ó tẹ̀sùn jù wọ́n ni wa qala ba'duhum wọ́n ni àwọn kan sọ pé mata ní pé mata abúhù ní pé bàbá rẹ̀ kú wa huwa ibnu sab'ati ashhur ní pé ọmọ 7 months ni nígbà tó kú wa qala ba'duhum wọ́n ni àwọn kan sọ pé mata abúhù wọ́n ni wà qila mata bil abuwa bayna makkata wal madina so eléyìí sí yóò tẹ́sùn ọ̀yí so eléyìí ni ó tẹ́sùn so dáàrù náàbí gọ̀tán gbà lérò wọ́n wá sàlàyé rẹ̀ mbí wọ́n sàlàyé ibẹ̀ hamish wọ́n ni qala ibn jama'a wa tuwuffiya abdullah walidu rasulillahi sallallahu alaihi wasallam bidari nabiga bil madina so méjèèjì ni ó tẹ́sùn ọjọ́ ṣé ó kú sí Medina ni àbí láàrin Mẹ́kà sí Medina so bil Medina inda akhwalihi sá ti sọ pé ṣe àwọn bá ti sọ pé Ànábì láwọn relative kan Medina àwọn wo ni àwọn great great grandmother rẹ̀ so inda akhwalihi kí ni khal kí là ń pè khal so matana uncle so ní pé lọ́dọ̀ àwọn uncles rẹ̀ Bani Adi ibn Najjar wani hadha huwa al-mashhur so hadha huwa al-mashhur so ibn jama'a wa ta'aqqaba lórí al-hafiz al-maqdisi ó wa aghraba abdul ghani so ó ní al-hafiz abdul ghani ó mú nǹkan tó jọyàn lójú wa fahaka qawlan ní pé ó wá gbọ́rọ̀ kan wá pé annahu tuwufiya bil abuwa bayna makkata wal madina ní pé ó kú láàrin abuwa bayna makkata wal madina so ó túnmọ̀ pé ní táwọn gbà ní pé kíni dárùn náà bí kọ̀lọ̀kú sí madina so ó dàpẹ́lẹ̀ iná àwọn afá sí yàrù ma ń sọ pé ó tẹ́sùn wájú ní pé Madina gangan la nabi sallallahu alaihi wasallam kú sí bàbá bàbá ṣe bàbá nabi sallallahu alaihi wasallam Madina nílà nabi náà kú sí so bàbá bàbá nabi sallallahu alaihi wasallam pé Madina ló kú sí oye so ní pé bàbá bàbá nabi sallallahu alaihi wasallam so ní pé so wà qala ba'dhum so ọ̀rọ̀ ẹlẹ́kejì mata abuhu fi dari nabi ó dàpọ̀ so qala ibn jama'a but ẹ̀tẹ̀ tí wọ́n mọ̀ pé lè gan òtí ẹ̀wà wọlé pé wa rasulullahi sallallahu alaihi wasallam qad ata lahu thamaniya wa ishiruna shahran òun náà wọlé kò wọlé wọ́n ni qala abu abdullah az-zubair ibn bakar az-zubairi wọ́n ni tuwufi abdullah ibn abdulmuttalib bil madina ni pé eh, abdullah ibn abdulmuttalib wọ́n ló kú sí madina ni wa rasulullahi sallallahu alaihi wasallam ní pé òjíṣẹ́ Ọlọ́run bá dẹ̀ jẹ́ o ibnu shaharayni ọmọ oṣù méjì ló jẹ́ so ilé gangan ni bẹ́ẹ̀ ni ilé iná làwọn afá sí yàrù ma ń sọ oye wa matat ummuhu ìyá rẹ̀ náà tún wá pẹ́ tóun náà fi kú so wa huwa ibnu arba'i sinin so ọmọ akílùkọ rẹ̀ ọmọ 4 years ló wà tí ìyá rẹ̀ fi kú so ọmọ 4 years ló wà tí bá ìyá rẹ̀ fi kú wọ́n ní wà mata jadduhu Abdul Muttalib wọ́n ní ìgbà tí grandfather rẹ̀ wá kú Abdul Muttalib wa huwa thamani sinin so ọmọ 8 years ló wà wa qila matat ummuhu wa huwa ibnu sitti sinin wọ́n ní ó kú nígbà tó jẹ́ 6 years ní pé ìyá rẹ̀ kú nígbà tí Ànábì sallallahu jẹ́ 6 years so mo hakiko wa fi ọ̀rọ̀ sí hamish bí ó ní arwajih ma alayhi al-jumhur wọ́n ní tó tẹ̀sùn wọ́n jù ní jumhur wà ń bẹ̀ bi anna walidan nabi so ní pé bàbá annabi sallallahu alaihi wasallam tuwufiya ní kókó wan nabiyyu janinun fi batni ummihi ó yí wà nínú yaren wa mimman rajjaha hadha al-qawl àwọn tó wá sọ pé ọ̀rọ̀ yìí ló tẹ̀sùn wọ́n ibn al وابن كثير والذهبي وابن حجر وابن الجوزي oye so ah, kò jẹ́ bó ṣe jẹ́ so kò jẹ́ bó ṣe jẹ́ so wọ́n àwọn fi ọ̀rọ̀ kan sí wípé wọ́n fi ń tì sí pé bóyá ya nabi sallallahu alaihi wasallam ló kú ní abuwa wọ́n ni wàftuwú fi àti fi mawdi'in yuqalu lahu al-abuwa bayna makkata wal madina عثناء عودتها بالنبي صلى الله عليه وسلم من عند أخوال أبيه بني عدي بن نجار so إلي نوا but الله المستعان so على كل حال أو رطوا بني but إيه تو تسمو جو نوكي مدينة ناني النبي صلى الله عليه آني آه، بابا النبي صلى الله عليه وسلم لوكوسي so يباني إيه so كو جاكو سجي so هذا والله عالم so سيكو سيبيري نعم عليكم السلام sí ẹ̀lẹ́ sọmọ yẹn ní amina kò sí tó ṣe ìyẹn lè sọmọ yẹn ní amina so kò sí kan tó ṣe nínú àwọn okọ̀ àwọn Lárúbáwá ni so tí wọ́n bá dẹ̀ tún wò nínú àwọn okọ̀ tó lè tún ní ìtumọ̀ gan nínú Islam oye so nínú àwọn okọ̀ tí ó lè tún ní ìtumọ̀ nínú Islam ni bóyá tí wọ́n bá ní amina so bóyá ẹni tọ́kàn ẹni tọ́kàn rẹ̀ balẹ̀ lóbìnrin so àbẹ́ but kò sí nǹkan tó ṣe in tí àwọn in tí wọ́n máa ń sọ àwọn èèyàn tí ó gbajúmọ̀ gan ni na barakallahu fikum náà ìyọ̀ṣẹ́ fún ọkùnrin àrí ọkọ̀ ṣe roman empire so ní pé ṣe ìyàtọ̀ wà láàrin Qaisar àti sísá so Qaisar èwo ni Kisra ni sísà so kísọ́rọ̀ òun ni gíní ọlápọ̀ òun ni sísà so eh, kísọ́rọ̀ òun ni ọba àwọn rúm so ọkọ̀ tó máa ń fún ọba àwọn rúm rẹ̀ so Najashi òun ni ọkọ̀ tó máa ń fún ọba àwọn Ethiopia so Qaisar òun lọ́kọ̀ tó máa ń fún ọba àwọn ṣe ni àbí so bóyá àwọn sinamá ń pè ní Byzantine àbí nǹkan so òun ní ma ń fún àwọn Qaisar so Mughul àbí kí lókọ rẹ̀ so ó sàpọ̀ báyìí sá but kí sọ̀rọ̀ ní sísà oye so kí sọ̀rọ̀ òun ní sísà òun ní ọkọ̀ ọba àwọn Roman so ní pé òun ní ọba eh, òun ní ma ń pè ní ọba àwọn Roman so ṣó Persian Empire so òun náà wá ní Roman Empire so so òun náà wá ní Roman Empire Allahu musta'an ah, kí lókọ rẹ̀ ó dà pé empire méjì náà ló gbajúmọ̀ láyé ànábì sallallahu alaihi wasallam so wọ́n máa ń pè ní Roman Empire wọ́n sì máa ń ní Byzantine Empire so Byzantine Empire yẹn ìwáṣọ́ bóyí òní Persian Empire ṣẹ́nìkan ní máa parẹ̀ so bóyí òní Persian Empire àbí nǹkankan so bóyí òun náà Persian Empire àbí nǹkan but àwọn ẹ́ tọ̀ so but àwọn akílọ̀kọ̀ rẹ̀ so bóyí òun náà wá ní Persian Empire pé àwọn mápá kan àwọn rómù náà mápá kan àbí àwọn so gbogbo mápá sí bára wọn pò so so kí ló kọ́ rẹ̀ so kò jẹ́ bó ti jẹ́ lábàlá rẹ̀ so wallahu a'lam náà wọ́n ti fọ́sákùn so kò jẹ́ bó ti jẹ́ subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk